bá tún jáde mẹ́ nítorí pé pẹ̀lú wà sí àfá abẹ́kúta ti fún ọrùn àwọn máa ní àyà orí ayẹ̀yẹ̀kú àtípọ̀ ò ní ká mọ́ tí ò ní tí dáṣẹ́ àfá rẹ̀ nù pátápátá èyí táwà sí kọlá àbá tó adámù pé bọ́mọ náà ní kẹ́ẹ̀dẹ̀ wọ́n sì rí nígbàtí kìnnì wọ́n ó bímọ ọmọ mẹ́ta ló bí kìnnìún gidi akọ kìnnìún ìgbà tó abo rẹ̀ wá lóyún ọwá bímọ èyí tó jẹ́ àkọ́kọ́ ó bímọ mẹ́ta ọwá fẹ́ mọ̀ wípé èwo lọ́mọ ohun àkíkí èwo lọ́mọ ohun mọ̀jáàzí èwo lọ́mọ ohun òdodo èwo ni ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìní wọ́n wá bú kẹ̀mù wàtá ọmọ mẹ́jẹ̀ta tí wọ́n so máa lá lọ̀kan bá sánú ọmọ rẹ̀ ó sátó ilé ní táwà lásàlá tó wà ọ̀kan dì máa ọdí mélòó àwọn ọdí méjì ọ̀kan sá díẹ̀ ọfẹ́ débi pé àwọn tẹlifíṣàn wà ọ̀kan débi táwọn àwọn alásàlá tó wà ọ̀kan dì máa kìnnà wọ́n tó bú kẹ́m lẹ́ẹ̀kejì gbé ó lè jù ti àwọn kọlọ ah, èyí tó wà sí àwọn alásàlátù ó débi tí jẹmọ́ pẹ̀sí lọ́wọ́ ó tún sá sí èyí tó wà mí tí wọ́n tẹ́ tẹ́lifíṣọ̀ òun sún sí táwọn alásàlátù wà òun òkú mẹ́ lẹ́ẹ̀kejì Nígbà ọdẹ́ kẹta, kìnnìún tún bú tẹ̀mítẹ̀mí ilẹ̀ mítìtìtìtì tọ́ ń wá kọjá gbogbo àdúgbò yìí. Àdúgbò orí mẹ́lẹ́gbẹ̀ ọ̀hún, ọlọ àbúrá lọ́wọ́, ọlọ àbúrá lọ́wọ́. Ní wá lọ yọjú pé tí kò ti ẹ̀rí wọn mọ́. Èyí tó súnmọ́ bí táwà látara tó wá òun náà tún lọ bí tí ibi tí náà pin lọ́dọ̀ àfáà síse lọ́wọ́. Èyí tó dìmọ̀ tó dìmọ̀ wọ́n àdàlá ìrìnrún ní mọ́dọ́mà mímọ̀ nísì èyí tó dìmọ̀ òun ni ọ̀ríjìnà ọmọ èyí tó fún sẹ́yìn òun náà jẹ́ kìnnìún àmọ̀tẹ́kùn ni kò jẹ́ ọ̀ríjìnà rẹ̀ èyí tó wá lọ gbàgbà ohun ológbòrùn ó ti kún kìnnìún gbogbo àwọn ẹni ọlọ́run ti ṣe nù wọ́n kà dàbí ló lẹ́lẹ́kùn kò jẹ́ mà ìtí ọdún jẹ́ mà ìtí kí n tó kú kí n dáàmà ní tó lọ kọ́lọ̀wọ́ tó wá má dánwò wà gbà tí yàn bá sí má àmọ́ gbogbo ẹ̀ náà èyí ò ní fẹ́kàn ó sórí ibú mẹ́ tó wà sí bàbá àti fún alátàlọ́kùta ní orúkọ ọ̀rọ̀ tá a bá sọ ọ̀rọ̀ ní o káàfọ́ orí pọ́ ma kéwù ló sáà ìdá yìí kó sì ìtàn láíláí ni àfáà pa ìtọ́wájẹ́ tòsíta àmà lára àwọn àfáà pọ̀ wọ́n kó àwa náà ǹjẹ́ wà sí bàbára ilé ǹjẹ́ fèmì náà ǹjẹ́ fún gbogbo àpá àpáta ǹjẹ́ wà sí gbogbo séwù tó ní mòrírí ǹjẹ́ wà sí gbogbo mọ̀kádá kó sì ǹjẹ́ wà sí gbogbo ìmáàmù tó ní jẹ̀má kọ́ mọ́ tún mọ́ sára sí ààrẹ fún rẹ̀ ní ọba fún olówó àtàrà tó lé ọjọ́ wà sí bàbá ìjáka iná tó lé eléri kan lòun náà mòdúrù kan ni ọgbẹ́ ìwádìí tó ń jẹ́ mòdúrù orí ọwá dì orí ibì náà ní dájú ibẹ̀ ọwá gbèrú orí rò ní jẹ́ra rẹ̀ ó ti mọ̀ bí bí ó ṣe wá ní dànù lókù orí mú orí ibì ọwá rírù mọ̀tírù ní ọ́ sákanlọ́wọ́ wọ́n jẹ́rù rẹ̀ dànù mo fi tọ́ka sí wà sí àfáà wa òun ni lẹ́yìn ìgbà tí mi bá ti nínú Islam òun ló tún kàn gbogbo àwọn ọmọtẹ́ kó fún apáta àfà gbogbo wọn nìyí nínú Islam ó sì já síwájú fún àwọn ajé Ibrahim ní Marikaz ní gbẹ́tẹ̀ tẹ̀lé ọ níjọ́ tó ti wá dé nóòrù àbára èmi kí

ní ẹlẹ́wà tí mọ́ fún gbogbo obìnrin nù àtàwọn àfá náà ìdí eléyìn ọ̀rọ̀ tó ń fà bí lámìnà sọ ni mo fẹ́ kẹ́ iye ayé ááyà méjì wò ká lọ sórẹ́tù làálá ká sì wá sí sórẹ́tù fàátàrọ̀ sórẹ́tù làálá ni pé a'udhu فسوى والذي والذي قدر فأدى والذي أخرج المرأة والذي أخرج المرأة فجعله بطانها يعلم الجهر وما يخفى وليسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى تجنبها العشقى الذي يصلى النار الكبرى من تزكى قد أفلح من تزكى قد أفلح من تزكى alèké pẹ̀lú ẹ́nzà káni kọ́ọ̀tì kádánù dúró káwà pé àfúláhà a sì lè kéré ní tàhàbíhù tàwọn bàbá pé kàdá bá bàbá ti kọ́ àwọn alẹ́kọ̀ọ́rùn kàdá fúláhà wọn awọ́ dalí ní sùkún ẹ̀báwọn ni wọ́n lè wọ́n dalí sùkún ní kat afúláhà wọn a sì wọ́n dalí fásà pé kàdá afúláhà méjèèjì lọ́dá Fàfàlá تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى إبراهيم وموسى Àwọn ilé kí wọn àwọn ẹ̀kí wọn ò ìta pé wọ́n ti ní òkè méjì wọ́n

ẹ má rò pé ọkọ fẹ́rẹ̀ nìkan ọkọ fẹ́rẹ̀ nìkan kádàrà kó wá ní ẹ̀rí nísìn ẹ máa gbọ́ ẹ̀yin oníṣẹ́jọba ẹ máa ṣàfọmọ́ ọlọ́run ẹ má máa bọ́ ọlọ́run rójọ́ ojoojúmọ́ ẹ mọ́ ṣàdúrà títí mo gbààwẹ̀ títí mo ṣe kádàrà ní ìlàfà abúnyámìnù sọ ẹ̀yin ọmọ kéwú tẹ́ǹsẹ̀ tẹ̀sùbà afagun tán ní afa náà afagbogbo afatọ̀sán afatoru agbàwẹ̀ afẹ́ẹ̀kú Sàbísmọ́ bí kalẹ̀ alẹ́ ẹ̀dúpẹ́ èèyàn ẹranko tọ́lọ̀ ń dá tí èsè èèyàn kan, wèrè tí ń rìn dídì nǹkan, arọ tí ò lè dìde nǹkan, ẹni lápá tí orí ló nǹkan, ẹni yajúlẹ̀ tí orí rán nǹkan, ẹni létí tí ọ̀gbọ́rọ̀ nǹkan. Sàbísmọ́ ọbẹ́gbẹ́ mu òun rí nǹkan ṣe nínú ẹbí ọwá ní òtò ọ àtúntì kèfèrí nítorí ẹ̀ kí ló dé ẹ̀bí fún ara òbí kalẹ̀ ààlá ajá kí ọlọ́run kó ṣe ẹwí bẹ́ẹ̀ ọlọ́run ó ṣe àpò ṣe o èyí tó kù lẹ́yìn bá wa Ọlọ́run ṣe àpọ̀ ṣe èyí tó kù lẹ́yìn bá wà ṣe èyí tó kù lẹ́yìn bá wà ṣe. Àlọ́bí kọ́lọ́kọ̀ fọ́fọ́ wá. Ọba tó tẹ́ àwa tí ó pè wá kó tó Yes, máa jẹ pọ́ǹkì, máa jẹ ọrùn, máa jẹ kò sí bínú kúrò láyé wọ́n wá gẹrun tí ó tún kẹ̀ síbì kan ọtún wọ́n tún dírun tí ẹ ọwọ́ mẹ́sàn lòdì ọwọ́ méjìlá ọkọ rẹ̀ wá fọwọ́ pa ẹwọ́ mẹ́rin kan lè rí ẹni kódóró tí ò ní Atúnlẹ̀kẹ́ yìí náà ni wéjì, a lè ké kọ̀dára, ìtẹ̀sídì, àti lè ké ní kàdára, ká mọ̀ fi sádà sí. Bàbá ìtàbá kí ní kàdárà kàdárà dáfàà múyàmìlú wínú ọlọ́dí kàdárà kàdárà ní ọlọ́fọ́ ọ̀rọ̀ pèsè sádà lérí ẹ̀ ó ti pè gbogbo alkadáwò ní odidi ní bọ́ndù bọ́jẹ̀tì ńláńlánù bọ́jẹ̀tì Nàìjíríà wọ́n ní Nàìjíríà lọ́dún yìí á ná 300,000 million àbí million thousand ní àkántébù jẹ́ máa pé o trillion àbí ọ̀kántébù lánàá wọ́n ẹ̀sẹ̀ wá kàdára onísádà wọ́n ẹ̀sẹ̀ wá pín pé Lagos State 100,000 million ní Ogun State 100,000 million wọ́n kàdára nù nígbàtí wọ́n bá ń pín kéme kèlé bá ṣe jẹ bá ṣe péyàwó bá ṣe bímọ bá ṣe sùn bá ṣe wọṣọ ní kàdára onísádà àmọ́ kàdára tí onísádà bọ́dì pé ìwọ́jọkùnrin láyé ọjẹ́ ó mu bóòsẹ̀ wá jẹ bóòsẹ̀ mu ní kàdára onísádà kéméjèèjì

ó ti kọ gbogbo ẹ̀sìnlẹ̀ bí ó ṣe sí àwọn ẹ̀dẹ́ bá ṣe rìn bá ṣe sọ bá ṣe jẹ bá ṣe mu bá ṣe rí bá ṣe ní rí wàhálà táà ṣe táàrí mú àti wàhálà táà ṣe tí ò ní bọ́ sí ní 100 years ọwá 100,000 years thousand years ọwá ṣẹ̀ṣẹ̀ gbé lọ sí rí àlàárà sí rẹ̀ ọwá tọ́jú ẹ̀ síbẹ̀ ní jẹ́ alkitab ní wípé kullu shay'in indahu bi miqdar kálukú wa ti kádàá rẹ̀ ó ti wà nú tíra ẹ̀ ọwà agbè síbẹ̀ lọ́sẹ̀sẹ̀ wá plan bí ìgbà kíyàn tíra lẹ̀ tọ́lọ̀ sí plan bí òun ó ti kọ pé yàrá mẹ́wàá ni mo fẹ́ kọ́ mẹ́ òkè mẹ́rin ni ìjà ìsàrí òkè ọmọ jẹ́ two bedroom flat àmọ́sàlẹ̀ bínú kò nínú tí mo lẹ́bí púpọ̀ mo lọ́mọṣẹ́ ìwọ̀n a tún fi àwọn ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ sí ṣọ́ọ̀bù á fi sí àwọn bọ́skọ́tà

ọlọ́nkà dára màálù ókun níwò fáhàdá ọwá kọ bí ó ti di wó kan dára ejò nígbé ò nílé a máa hàn rẹ ẹni bá tọ ahán ni ọmọ wíwá kí ẹnu sọ ni ta lọ́kọ́ ejò wípé báyìí ni ọmọ sọ yàn ọlọ́run akọ ọdá igbé yóò lálàáfíà ọwá bí ó sì máa lùyàn lálùyìn ọlọ́run sì nígbà ọkádá ẹ̀tún fún ní agbára fáhàdá ọwá fọ̀nà má láti léèwé pé eré ipá ni ọmọ ṣe eré ipá ní ọdọ́lá ní ọdọ́là fún ọ ọlọ́run akọ́bà rísà ó fún ọ ní ọpọlọ àtẹnudúndùn ọ ọba fẹ́ lóhun ẹyẹ ọba fẹ́ lóhun kèrègbè ọba fẹ́ lóhun arúgbó ọba fẹ́ lóhun àgbàlagbà ọmọ èèyàn sí jẹ ọlọ́run akọ sọ́jà ní tẹ́lẹ̀ fáhàdá ọfọ̀nà máa pé máa lọ máa dórin kọ ọwá ọdí sí ọdọ́là fún èmi jẹ́ kọ́lọ̀ sá tètè pọ̀nàmọ̀ wá lọ bí eríire wa wọ́n láyẹ̀ lórí oṣogun látàárọ̀ dálẹ́ tí ó fi dọjọ́ ilẹ̀ kò ní rí kankan mú nítorí pé ọlọ́run òfin ìdáyà rẹ̀ síbẹ̀ àfá tó kí ó wọ́n lọ kọ́ dára fàádà wọ́n lẹ́bí kọ́ dára fàádà

ẹ lọ sọ́dọ̀ Ibrahim ọmọ àdíyàmà kí ẹ lè mọ̀ bí kádàrá ti rí àmọ́mìyàn bá wá débi tí ń lọ tán bá wá kọ̀ sídà kí mọ́tò lè sáàmì tí mo tẹnu mọ́tò ń jẹ́ oní nkalẹ̀ mo fi jẹ́rìí ọkà fi jẹ́rìí ọ̀rọ̀ torí àwọn ọmọ kí o ká má bàa dára wa láàmú kọjá là ká jòkó ká gbìyànjú léè tí ò mẹ́bọ lọ́wọ́ tí ò mọ́sà lọ́wọ́ àmọ́ mọ́rọ̀ yí pé àfi túláàsì kí ní kò sí túláàsì ní ọ̀rọ̀ ọlọ́run pó òun lè darẹ̀ láàmú wà láì lómi lọ lú èbò ẹ̀yìn tẹ́ wà ń lẹ́ẹ̀tì sí nǹkan kó tó dé tẹ́ẹ̀mà rò pé gbogbo ẹni bá lọ lú èbò ló sórí láà wàhálì mùkànlá ẹni ọlọ́run bá ẹlòmí bí yóò sì jáde kò ní ṣe nǹkan ẹlòmí bàrùmà bí ó ti ṣe ń lé ní ó ṣe ní òkèrè kádàrá yàtọ̀tọ̀ síra ọ̀. alẹ́bí kọ́dàrá fẹ́hádá wọ́lẹ̀bí kọ́dàrá fẹ́hádá lábẹ́ ayà yìí láti wá lọ fẹ́rẹ́ lọ sí ibi tó látù fàtàrì kálíbà jòkó lọ́dọ̀ ọlọ́run ẹ̀yà lásàlátù ẹmú lásàlátù yìí kẹmàtẹ́ lọ torí kí ni àsàlátù àmọ́ yóò ni àsàlátù àmọ́ abọ́ ni àsàlátù a máa sọ ni azíkiri a sì máa tó ni alọ́nzọ́nzọ́ tó fátàr wípé man kana yuridu al-izzata falillahi al-izzata العزة جميعا إليه يسعد الكلم الطيب والأمل الصالح يرفعه والذين يذكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور والله خلقكم من تراب ثم نطفة ثم جعلكم أزواجا وما تعمل من أنثى ولا تضع إلا بعلمه وما يؤمر من مؤمر ولا ينقص ولا ينقص من عمره إلا بكتاب إن ذلك على الله يستوي البهران من كان يريد العزة ẹni bá fẹ́ lówó ẹ máa gbọ́ o

òun ló ti parí ẹ̀ òun lábẹ̀ pé àmọ́wó ah, ti kọ kí ní jò ní ọ̀yá àbá yìí padà dákun dákun ọlọ́run lábẹ̀ ilé ìyẹ́ sáádùn lẹ́kẹ́límọ̀ ọ̀tọ̀ yìí ẹgbọ́ta fún ìbẹ̀rẹ̀ o ilé ìyẹ́ sáádùn lẹ́kẹ́límọ̀ ọ̀tọ̀ èébò a jẹ́ pé nǹkan mẹ́ta ló lè mú wa sọ fíìtì ẹ máa gbọ́ níbi tó bá kẹ́dé tó dàbẹ́kọ́ lọ́wọ́ ọ̀yà sí ọ yẹ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yíwò náà bọ́yábẹ̀ ni ó kù díẹ̀ káàtó tí ò jẹ́ ó ti mú tí ò jẹ́ sísàn rẹ̀ ó ti jápọ̀ mọ́tọ̀ ọlọ́run tí ò jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kù rẹ̀ bá ti ọlọ́run ọba àdẹ́dà rẹ̀ mu tí ò jẹ́ ó ti ìrẹ́ ìtọ́sí bí kádàrá rẹ̀ wà tẹ́yìn mọ̀ yí pé bá bá ti mú ánsẹ̀tì dání nísìnyí tá bá fẹ́ pé gbogbo àgbáyé tá fẹ́ pé lúkúmọ́nù bí ọwà nísìn nọ́mbà rẹ̀ tó bá tí Béèyàn bá pè tó bá pé mẹ́wàá tí ọba sí kọkànlá, tí yóò débi tí lọ, ká débẹ̀ láíláí. Èyí tó wá ti jẹ ní nọ́mbà mélòó, onímẹ́ mọ́kàndínlógún, àbónímẹ́wàá, àbóníkíníkan, tí ò bá ti pé àwọn láìláì mélòó láwọn mẹ́fà méje. Bẹ́ẹ̀ bá lọ fi mọ́kànlá pé mẹ́fà, tẹ́ẹ̀dì méje pé mẹ́jọ kàábọ́ sí o. Kàábọ́ sí o. Àwọn akíni mẹ́jẹ̀mú tí má dúragbà ilẹ̀ máa lọ. Àlèkẹ́lìmọ̀ tọ̀ yìí ó dé ní alìhámàlù sọ́ọ̀lẹ̀hù ó dé jù alìmánù bílá ọdẹ̀ta bí mẹ́ta ń bá jẹ́ ti pé àdúọgbà kí ni alìkẹ́lìmù tọ̀yíbù láyé aláwùjẹ́ kan bẹ̀ alìkẹ́lìmù tọ̀yíbù subhanahu láyé jẹ́bẹ̀ gbogbo tasbihat gbogbo tahlilat gbogbo àwọn ọkọ̀ ọlọ́run tàà máa ń fa ká máa parí ìjà alìkẹ́lìmù tọ̀yíbù ń jẹ́bẹ̀ẹ́

tó ọba ti sọ alkẹ́lìmọ̀ tọ́ yíbú tí ìyálé rẹ̀ ń bínú tí wọ́n ní ìyá wa kò tó báyìí ọkọ rẹ̀ ń bínú báálé wa kò tó báyìí títí ọwá pa ìṣòro mọ́ra bí bàbá abẹ́kùta ti wílìsì àfáà tó borí jẹ ọmọ kéwú àti ìyàwó ẹ̀ ó pàṣòro mọ́ra ní ó dùn ó dùn ọlọ́wà ní ọgbàdẹ́wò tí mo fi kàn ọ́ ẹ̀mà láìka ẹ̀bà ń fi kún àsìkí ẹ̀ ẹ̀bà ń fi kún ọlá rẹ̀ wàlẹ̀ àmàlù sọ́ọ̀lẹ́hù yọ̀rọ̀fáwọ̀ lọ́nà tìjàníyà lọ́nà kọ̀díyà lọ́nà ìhìlàdíyà kẹ́lìmù tọ̀ yí wùlù ọ̀rọ̀ dáadánu ó wá kú àlẹ̀ àmàlù sọ̀ọ̀lẹ́hù gàrí tíra yẹ̀rìfáwọ̀ kí mọ́ òkùn jẹ́ ó sí láyé láyé láwọn ṣe súnfí ọmọ wúlì ọmọ wá ń jáde ilé rẹ̀ ń dàrú ọ̀ ń dàgbòrò rú ọ̀ndà òjòrú ó fi àmọ́lù sọ́ọ́lù pẹ̀lú kọlìmù tọ̀yìbù àmọ́lù sọ́ọ́lù ni ó sì yẹ̀rì fáwù kẹlìmù tọ́yìbù òun ni ó gbé lárugẹ nígbàtà bá dáná tí ọba jò ẹ fi sí tẹ dáná tí ọba jò lẹ́wùlẹ̀wù àwọn àgbàlagbà jọ òun gbà sí kí ọ̀sàdó àkọgbà lọ́kíyà rẹ̀ lọ́dún nínú lọ́dún bàbá rẹ̀ nú lọ́dún ẹbí bàbá rẹ̀ nú lọ́dún ẹbí ìyá lọ́dún àbá rẹ̀ nú àdó àti mo ṣe tí àgbà àbí bátìrì ni ò sí sára fóònù yìí ni àbí iná ni ò tó lára rẹ̀ mọ́ ni kí lẹ́ ìyá rẹ̀ bàbá rẹ̀ àfá rẹ̀ ọ̀gá rẹ̀ bí iṣẹ́

ó kú kó tí ẹ̀ sí wàhálà kan díẹ̀ ẹ̀mí tó wáyọ̀ ọlọ́mọ́sàwọ́lá náà fi làrákà yìí bá ń gbàdúrà rẹ̀ bá ń ṣe dáadáa fún ọ náà ni àwótọ́ ọjọ́ máa jẹ́ aláìlè fún ọ wàlámàlù sọ́ọ̀lú yọ̀rìfà owó ní ẹlọ kí èsì ẹ̀yìn ya wa gbogbo ibẹ̀ ti sàtàrádù sẹ sàjọ̀tún o ó kú wà tẹ́hùn ní ọkọ̀ ó kú wà tọmọ hùn sí bàbẹ̀ ó wà tọ́ ọ̀gá hùn tọmọ tẹ́ tọmọ hùn tẹ́hùn tó gẹ́ tí tí jàmá náà tí gbogbo jàmá dáwójó sì kó mi ọ̀nà sáyẹ́yá owó táwọn ní òfin ṣetọ́ lọ́wọ́ tí wọ́n lọ́lọ́wọ́ jẹ́ ń sì ní gbogbo orú nǹkan bá al'amalu sọ́ọ́lì wẹ̀rẹ̀fàwò Ibrahim ọmọ àdíyàmà wàkánà Ibrahim ọmọ àdíyàmà ọmọ àdíyàmà wòlíì ni àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba ni wàhúwà mírùn ọba ni wà máa lè kún ọlọ́wọ́ ni bí ẹ̀yìn jámà níwáyìí sọ ni ó ọlá

في معرك جلاده بين أفكاره وجناده إذ سمع من قربوس فرجه مناديا ينادي يا إبراهيم lọ́wọ́ apọ́lá tó kèrè ẹnìkan pè pé yá Ibrahim wọ́n pò kọ̀ bàbá olówó bàbá ọlọ́lá ìwọ ọba ìwọ ọjòyè ìwọ gbajúmọ̀ tí gbogbo ayé ń tẹ̀lé ìwọ tí wọ́n ń retí. Mẹ́lì hábà kàláptù ìbáàdì. Ọkàn gbóhùn náà ni ohun rere, ń gbọ́lọ́ mẹ́fọ́ máa ní o bí kí hátífù hátífù làwọn tún bí pè kẹ́ẹ̀kàn rere kan láti fi kan tí ọmọ bá ń sọ̀rọ̀ nú ọpọlọ. Torí èyí kan ni mo ṣe dá ọ. Gbogbo mọ́tò tó ń gbé káàkiri àrin ìlú tó fi ń sọ látò fi ń Wàlá bí àdá àmártù àálà wìdájì. Àwọn olólùfẹ́ mi ọlọ́run báyìí kọ́ ni mo ní wọ́n wá ti láyé. Ẹni bá dá lọ́lá báyìí kọ́ ni mo ní kọ́ máa fọ́ lájíyọ̀. Fàtírúkú mọ̀rọ̀ dákàlì mọ̀rọ̀ dì í. Èrò látọ̀ ọ̀rọ̀ ohun tí ń bẹ́lẹ̀ mi rẹ̀ olówó ohun pé jùlẹ̀. Bí kẹ́nìkan mọ́ gàá máa fi wọ nìkan. Ẹni kò dìde lábẹ̀rẹ̀ ní iṣẹ́. Ẹni kò dìde lábẹ̀rẹ̀ wà àdúgbò yẹ́ ọ̀dá àti kánsẹ́lọ̀ àti chairman àtọ̀nọ̀rẹ́bù àti mínísítà èdè ni gọ́fúnà ẹ̀yẹ̀wádìí gbogbo ẹ̀ sí ni ọlọ́ni torí èyí fi dá o torí èyí tí gbé sípò ẹ̀rọ owó owo. a fi Ibrahim ọmọ Àfọ́bà ní sọ́mù fi mọ́tàlì fòwádí. Nígbà tí wọ́n gbọ́ ohun náà nú ọpọlọ mi, ààrẹ bá mi, ara mi balẹ̀ wọ̀n lérí mẹ́tò tí mo wà lérí ọlá mi, wọ́n kákò òkò tútù mú mi. Fàtàgà ràbùtù àmbìláàdì. Nígbà torí ẹ̀ kúrò lérí ọlá, mo sápò ń lù wọ́n wá wọnú gbó lọ pé ìwọ́ ọba ọba àmì ọba àlékè ọlá tó bá mi sọ̀rọ̀ nú ọkàn mi ìwọ́ alọ àìmọ́yọ̀ ọ̀rọ̀ tó wá bá olówó nú ọkàn rẹ̀ ọ̀tún sagídí pé rárá abẹ̀rẹ̀ ọlánu àtẹ̀fẹ́ ń lọ́nu

Èwo ni àìmọ̀ra kásọ́ máa wọ́lẹ̀ kan máa ah, ah, bọ́ kú. Fàlámà ìfàfàlà Ibrahim àmúlíkì ìwà màmálìkì hì. Wọ́n ti Ibrahim ọmọ àjámọ̀ wá ọwà jọ lálẹ̀, á ń yí tẹ̀yẹ́ tẹ́ wọ́n sáìsàn yẹn olówó ẹlẹ̀ ráyìí. Wàhálà àwọn afáwọn pọ̀ wọ́n sọ ló ẹ̀tọ́ lò sí ní wọ́n wà ní ọlọ́mọ olúdù kankan o ẹ̀kọ́ envelope kan sẹ́gbẹ́ kan pẹ̀sẹ́ni tí ó mú yí sí àmọ́bà tó dá yín tó fún yín ní nǹkan tó ní àwá bá yín ọmọ bí ó tẹ̀ tó tò sí padà ẹ̀yin tẹ́ wá gbà fọ́lọ́run tẹ́ kòtò kí láà fún yín nìsìn ọmọ tí ó fún yín ọlọ́mọ tí ó fún yín gbogbo àwọn tí bá sọ̀kalẹ̀ nínú ọlá torí ọlọ́run Ibrahim ni wọ́n fi jọ ọmọ àti àmà Wàdàkálà ìbáàdì yàtàwà àṣìjánù wà lè ìbáàdì ya. Ọwọ́nú gbó lọ, wọ́n lọ sí lọ́nà gbó. Ibrahim Ahmad Diaba tá ń fọ́lá rẹ̀ tọrọ bọ́rọ̀ rẹ̀ ṣe bẹ̀rẹ̀ o, ó lò sí kọ́ ọlọ́lá ni ó sọ̀kalẹ̀ fọ́lọ́un ní o. Wà bẹ́kì àfi sabọ́ta ayyámi. Ọwá sí jọ méje nugbó. Láyàtá náà wà lò ṣúrbátà mìíràn máa yìí. Kò mú, kò sí kankan nínú gbó. ni o, èyí táwà àfá mi ní ti ta kú ònú mọ́lẹ̀ ta wọ́nú òkùnkùn. Ọba ni nínú Fàdára ṣẹ̀tọ́nù aláàsídìkì hìn. Ìtàní wá yọ sí inúgbó ni wá lọ gbàgbé. Olùgbéjì lè pé, ọwá sọ àrẹ́dò jìyà, ìwọ ọlá, ìtàní wá ń sọ orí sí jọ́rọ fún ọya. Wà á pọ̀ láwú áyùgá àrà lè ánàwùn olíbísù òkú léyàtàwù lẹ́tí iní kálàmìnìyà. Ọlá tó ń bọ́ lára rẹ̀ mú pé fẹ́ lómi. Wà Gómìnà táwọn èèyàn ń jà sínú o. President ń para wọn sínú o lẹ́nìkan lòun ọ̀fẹ́ máa yẹ máa gbọ́ o. Ìbò ló tún súnmọ́ iye ọlọ́run lọ́mọ ẹni iye ẹ̀mí tó wọ́n ìṣòfò Nàìjíríà ọlọ́run kọ́ sànú wa ni o. Àwọn aláìnílà káyí kan lè súnmọ́ ọdún ọmọ tọrọ ọmọ tẹ̀lé wọn kí tí kádàrà wọn òtù sí mẹ́lòmí yóò fi kú yóò jèrè kú lásán ni. Kò ní yí kẹ̀kẹ́ kọ́dà owó ọlátẹ́nìkan lóhun ọ̀fẹ́ mọ́ tí Ibrahim ayọ́mà àti àmà lóhun ọ̀fẹ́ mọ́ inú wọ́n rántú kankan wọ́n tún palẹ̀ mọ́ borí tí wọ́n tún púrọ́ kiri o ìlú náà ló sì ìbò ti rí fọ́tọ̀ hàrà làwú ṣe pọ́nù fi ayá ti ṣe ife sọ lìhẹ́ sáàni wá yọjú sí Ibrahim ọmọ àti àmà ọwá wá gẹ́gẹ́ sọ fún

kọ́dídọ̀ ìyáàkà. Ọ̀ráyè jẹ́ o, ọba yẹn ọ̀ráyè jẹ́, ọlọ́run ọ̀ráyè jẹ́ nǹkan mí mìíràn. Àtà àṣírátà alẹ́ ìmọ̀ òtì. Ṣé ìpara rẹ̀ tọ́lá kò níyà sí ọ? Fàkọ́ ọ̀làlá bá sà. Bàbá ìmọ̀ màdì á máa ní gbẹ́nu ẹ̀sọ́hùn, gbẹ́nu ẹ̀sọ́hùn, lórí ibú ni ọ. Kó wájú mi. Lábára. Ẹyin kẹ́yìn olówó máa ṣe ń dọ́tọ́ lábágùn yìí, ẹmọ̀ pé ṣètá ní dénú. Ọlá ọjọ́ mélòó lẹ́yìn sọlá ọpẹ́ lérí ọlápápátágbà kò lè ju 40 years lọ àríwú ẹ̀rí ọmọdé ẹ̀sọ́ láyé ogójì ọdún lóró lórí mọ́mú ogójì ọdún lórí ọlá kọ́lá bọ́ bá jẹ́ ìmọ́mù láti kékeré kágbé láti kékeré ló ti jẹ́ ọ́sà tó 25 tó jẹ mọ́mú ó bá yọ àríwú ẹ̀rí ọwá jẹ mọ́mù láti 25 ọwá ẹbá láti 25 káfí kápé 40 years ọjẹ́ 65 arúgbó dẹ̀ àbí òdí kò jẹ́ àlè kìí sábà tó bá ẹni jọ jẹ́rẹ́ ìlú òdíjọ gbádùn president àti vice president ìlú ẹgbẹ̀rẹ̀ jẹ́kẹ́mì president ogun ọjọ́ lẹ́sí rẹ̀ tí ikú yáradúwà ni ọlọ́run ló ní ó dìjọ ohun wọ́n ti fẹ́ pa kó tó kú nítorí kọ́ wọn ó lè ṣe kíni kó lè tẹ́ sẹ́yìn náà lè yọ́ ààrẹ júmọ́ tọba ti rí kankan tẹ jí ẹ̀mẹ̀ tètè padà sọ́dọ̀ ọba tó ní ọ́ tọba ti padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní bọ́lọ́wọ́ rẹ̀ ẹ máa bil mauti. Ibrahima wá sọ fún Sètáni pé kí ni? La ba'sa bil mauti. Ìbá kú ni kí ni, èmi nígbà ọkú ni, ìbá nǹkan ti kú sáájú. Ìdá hafọ́lá láàánà mìnà ìfọ́rọ̀tí. Káàkì ti wà ní wá padà sí sọ́ọ̀sì yìí nísìnyí àbí padà sódà láwo?

ó sì nífẹ̀ẹ́ ọlọ́run mo fẹ́ kọ́ láti rí dání tọ́ọ̀tọ́ ọmọ tẹ́lẹ̀ ó kọ́ lọ́n tọ́ ga tó fi rí gbogbo nǹkan ti láyé ẹkẹ́ Allahu Akbar ẹwí bẹ̀lẹ̀ kan sí ẹdákùnrin tó sọ bẹ̀lẹ̀ kan sí ìjọ́ kí èèyàn bá ti dìbò fọ́lọ́run táwọn àfáà wá fún ọ nákàlí kan ó lè jẹ́ pé nákàlí ń gan ni ó ti ṣe ó lè jẹ́ pé nákàlí ni ó ti lẹ́kùn nákàlí míì fún ọ bẹ́ẹ̀ rí kókó tó kú lérí ọlá tọ́bọ́nugbó tí ń gbáwẹ̀ tí ń sáìsùn náà ṣètáni dé láti dàṣẹ́ ìrù ọwá lé ṣètáni lọ rárá náà ni ìmọ́lẹ̀ wa kan wá dé arákùnrin mi wá dé wọ́n kọ ló kọ lọ́n tọ́ máa lò fàkọ́lá náàm Ibrahim ni mo fẹ́ yìí jẹrẹ fa'allamahu iyyahu ọwá kọ láwọn orúkọ náà fàkọ́lá làwú mẹ́ni áńtà ẹjẹ́ afigbádé ìlú tó wá sí ọlọ́run ó fún ọ báwo fún ọ ọlọ́run ó fún ọwọ́ sáàtì kọ́kọ́ jura ẹlẹ̀ fún ẹlọ́run kí o tó di chairman ó tó di minister wọ́n ó dìbò fún àbí òní dìbò fún nígbà àwọn àdìbò fún yóò tójú wọlé àbí òní tójú wọlé ẹlọ́kùn ẹdìbò fún wa ẹlọ́kùn ẹdìbò fún yóò sì náwó ìwọ náà tójú wọlé ọlọ́run Wọ́n fún ọ láti rí ọjà lù. Wọ́n fún ọ láti rí ọjà lù. Kọ́ọ̀lá làwú mẹ́ni àǹtà. Ta ni ẹ́? Kọ́ọ̀lá làwú. Wọ́n ìmọ̀ àti àmọ̀ wá bí ìwọ tó ń fún mi láti rí tọ́rọ̀ rẹ̀ dà ìtọ́ fáyìí. Ẹ dákun ta ni wọ́n o.

Orídù a ní àtìbáka fàkọ́. Ọgbọ́n tó wù, ìdíru wá ní kí ni? Fàkọ́ làlá, orídù a ní àtìbáka. Kọ́ làlá àádọ́rù orídù. Fàkọ́ làlá, kọ́ làlẹ́ àná sọ àbátàlá àtẹ̀kùsù ìlà bí ṣírkà. Wà á nà lá orídù a ní ṣírkà bí màsìhú i. Àrẹ́sì Ibrahim ọmọ àjẹ́ ni mo fẹ́ máa bọ́ ọlọ́ni ọ̀rọ̀ kọ́ kọ́ mi ní nǹkan kan adarò ní mún wọ́n bá mi lọ ó rí májẹ̀mú tèmi ń lò májẹ̀mú kí n mọ́ pa nǹkan kan pọ̀ mọ́ lólùfẹ́ mi èmi pẹ̀lú ọlọ́run nírìn ìwọ náà rìn pẹ̀lú ọlọ́run má bá mi lọ àlejò dọ́gba sẹ́wọ̀n pé anẹ́lì musa bá lọ́jọ́ ní odíjà àwọn ẹ̀rẹ́ díjà ìwọ náà mọ́ tún bá mi lọ mọ́ ẹnu tá a bá ti jọ sọ nísìn bá ọlọ́run ọba àlékè ọlá bọ́ọ̀rẹ́ bá di méjì ọdẹ wàlá àtàbù gẹ̀ẹ́rà máa ha bí i. Èmi ò sì fẹ́ bẹ́ nìkan sọ̀rọ̀ lọ́n lọ, Hádàrù lọ sọ bẹ́ẹ̀ o, èmi ọ̀lọ́rẹ̀ méjì jọ lọ́n lọ. Ìdí wọ́n ní nǹkan ni wọ́n kọ̀, mọ́ mi sọ̀rẹ́, Ọlọ́run ni ọba sọ̀rẹ́, tọ́ bá ti mójú tọ́lọ́run, ọ̀rọ̀ mẹ́bọ. Àwọn ọba tún ní mi kan jọ lọ,

kọ̀nfẹ́bẹ̀ gbogbo wa ní ìdàmú wa tí ọ̀jẹ́ nẹ́tíwọ́kù ohun tọ́lọ́run nǹkan mí ló jòkó lẹ́mí iwájú ọlọ́run lọ lọ́fàá fàdá ajátàlì fi dálíkà wàkánà Ibrahim lámà fásọ́lá ní àlìhí fàrákọ̀ọ́sá òjá tàwúwà wà ìyà hámi

bẹ́ẹ̀ pé àti ìsinówó àti ìsinówó wọn bá tí ó sówó àwọn wà nǹkan mí pẹ̀lú ẹ̀wà láwọn olóbi tí ó sí tí ó sówó Fàlámá kàbúrà wátà rárá kọ́lá ní omi. Ẹ̀wọ́n nígbà tọ́mọ ẹ̀dàgbà wọ́n pẹ́ ẹ̀dàkùn bá mẹ́dà,

ọlá tèmi ọlọ́run ó ṣe fún ọ ọlá àtàyé tọ̀rọ̀ bá di fún Suleiman àti Dáúdà tàà fún túlùkọ̀ ní mídé lọ́nu gbogbo àwọn tí a wà ní jẹ́nnáwó wọn ni wọ́n akúnlẹ̀ fún mi ẹ máa dìde mí kẹ́ kúnlẹ̀ fún ọlọ́run tó jù yìí lọ ẹ má kò tẹ́ wà níbi iṣẹ́ ilé ẹmọ yẹn tí kúnlẹ̀ kẹ́ yìí iná wa mú agbẹ́ ẹlọ́bí ọ̀rọ̀ àti àmàkà fi jọwà sí fáwọn èèyàn tán rẹ̀ ra wọn lẹ̀ irú tọ́lọ̀ sí fún Ibrahim àti àmọ́ lọ́mọ́sàbà sí fẹ́ kò sí bẹ́ẹ̀ fáwọn bàbá wa kọ́wọ́ láyé kò sí bẹ́ẹ̀ sí mi náà kò sí bẹ́ẹ̀ fáwọn Ibrahim àtàwọn ọmọ kíwọ́ ẹ̀. ìsìnàbọ́ àṣẹ́kù ilà ìṣàbì. èmi nígbà tó máa dé ilẹ̀ tó dé Mẹ́kà wọ́n wá rí àfá àgbàlagbà kan mọ́sálásí ní wọ́n wò bá bàbá ìjẹ́ ń lọ bẹ̀ nígbà tó débi tán ṣe wá àṣíjílẹ̀ pọ́ bá ti jòkó yìí ọwá jòkó lẹ́yìn ìmọ́lẹ̀ ọlọ́run wá wá fún bàbá ní jòkó ìwọ ọmọ kéhùn lọ wu ẹni ọmọ tó jòkó lọ́kàn bẹ́ẹ̀rẹ̀ pẹ́ta ní fẹ́ ìyẹn pé bá àgbàlagbà bá wà wọ́n àti àbẹ̀wò àbìkan ayé tó bí tẹ́kẹ́ rí ẹkẹ́ pẹ́ rí agbọ̀ tó tó òdí ó lè jẹ́ màláìkà ó lè jẹ́ jẹ̀nú ó jẹ́ láwà ní àkan tó bá fọ́gbọ́ ojú nẹ́ẹ̀kì ẹ̀ ipò rẹ̀ wálẹ̀ àwọn ọ̀rọ̀ kọ̀kọ́ ní ọ̀rọ̀ bí mẹ́ká ìkọ́lá sọ yíò bọ́lọ̀ ń bẹ́ bàbá ń bá rí ẹlọ́wọ́ mọ̀ nígbàtí wọ́n dé lọ dákùnkà lóhun òun fẹ́ òun wá ẹnìkan ní bàbá òun lòun wá ń tá bàbá rẹ̀ òun wọ́n ń pè ní Ibrahim ọmọ àjíámọ̀ tóhun òsì mọ̀ pé láàfá àgbà tó jòkó tí wọ́n pè sí ah! lọ́kùnrin bá ní kọ́ wájú lọ́bá fún ẹlé nígbà wọn pariwo àìsàn lọ́tọ̀ fún bàbá wọ́n tó tún kárí pé ẹni yìí ní bàbá àwọn lòun wá àti níta ń bàbá rẹ̀ ó ní Ibrahim ọmọ àjíámọ̀ ní bàbá àwọn òun wà ní oyún ní bàbá àwọn ti jáde lé a ṣe pé ńgbà tó ń fọ ìyàwó òun sínú oyún tó ń foyún sí nínú ọmọ náà lóde yìí eh wọ́n wá bàbá wá tají tán wọ́n wá ní kí lóòrùn sẹ lọ́run ni òun fi ìyàjọ máa nì àtìyàwó òun pa wọ́n ti torí ọlọ́run ló ń ti fi pa wọ́n tì ẹ̀rin nígbàtí ẹ̀ dépò gíga tán ní tó rántí ẹ̀tọ́ yẹ kó òun ṣe fún ẹni tí ó jẹ́ ọ̀rán sí mọ́ látara bẹ̀yìn máa fún ẹ lẹ́tọ̀ lẹ́tọ̀ táa sọ pé wọlẹ̀ àmàlò sọ́ọ́lé ó yẹrìfà òrùn òun ní gbé ní débi gíga èmi dé wọ́n padà ríra wọn ọ̀rọ̀ kú mẹ́ ẹ̀fẹ̀ yìí múlẹ̀ nípa káwà tẹ̀tọ́ ọlọ́run ìbẹ̀lá parí ọ̀rọ̀ sí ká sì máa ṣàdúà ká máa ṣe síkìrí ká máa ṣe kéètẹ́ èèyàn ká máa bínú ọmọlàkejì kìí ṣe jádù ọgbà ìjádù ọgbà látara bẹ́ẹ̀ láọ́dára ilmáríhù dára kí mẹ́tàwó wàìzá ilmáríhù dára kí mẹ́tàwó yàtà lálìjúdù mi ní ìmáàtì yàtà lálìjúdù mi ní للإنسان ما يظلمه جل أوزان فمن قدراته جل أوزان قد يكون العلم فضلا للفتى ويعز الغير في أسراته ويعز الغير في أسراته وكثير الناس يلو اسمه اسمه بنوال المال بل ثرواته بنوال المال بل ثرواته وأناس قد تولى قومهم بجلال الدين مبتي أسري بجلال الدين مبتي أسري وخيار الخلق من بينهم يعرفون الله في تدبيره يعرفون الله في تدبيره وأشرار الناس مهلوك اتباع مفسدون الأرض من سلاته مفسدون الأرض من سلطاته ليت وليت الذي ولاهم لفساد الكون موسي ربي لفساد الدين موسي ربي إنما خير الورى من رسخا منصب مستثنى أسراره منصب موسى مستثنى أسراره له ذكر جميل في الحياة بعده يتلى العلا في شكري بعده يتلى العلا في شكري Adá kọmọ́lá àtúrù lọ́bùnmí ẹjẹ́ ń darí lọ́dọ̀ àwọn alásàlátù. Ta lè rí nǹkan mú lọlé àtẹ̀yìn tí a máa ń wá àtẹ̀yìn tí Ẹ̀yìn tẹ́ wá fún wa ní nǹkan bí lè èèyàn fi nǹkan pamọ́ sọ́dọ̀ ọlọ́run ní àwakọ́lẹ̀ ń fún òní ọlọ́run balẹ̀ ń fún yóò dá padà gbogbo ẹ̀yọ́ ọmọ kéhù tẹ́ẹ̀ tọ́jú àfáà ìtẹ̀ẹ̀kan níta ẹ̀yìn ọ̀hún gbogbo àwọn káàkiri tálíkà méjì ń bẹ láàrin ìlú wọn a máa wá owó tí wọ́n jẹ tí wọ́n mú káàkiri báwọn náà jẹ wá ìkíní a máa lọ ọ̀dọ̀ ọlọ́run tààrà yóò ṣàdúà Allahumma rzuqni Allahumma atini ya latif olètúfú bí yóò sà máa a máa rí nǹkan jẹ tálíkà kejì wá mọ́ ọ̀dọ̀ àwọn olówó mi bàbá wáyìí àti orí wọn báwọn bá wá lọ tó wá lọ kí ó lówó àwọn awá ṣe búrẹ́dì fún búrẹ́dì tó dáa ṣíkìnì tó dáa wọn kó sàbáàdì sínú búrẹ́dì wọ́n wà fi góòlì sínú ẹ̀ diamond olówó iyebíye ní pé tó bá jẹ búrẹ́dì yìí tán ẹ́ yọ́ kan góòlì nínú ẹ̀ yọ́ lọ́ọ́ta yọ́ mọ̀ fi ṣe business olówó ìyàmọ̀ fún sáríkà alátàríkà yìí kò tẹ́ ní ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bí tí ń lọ́nu o Fọ́sàlùkùnrin sọ pé máa ń ká nàìjírí rídù lè ìzẹ́ta ń kọ́ Ọlọ́run ní ṣe é, tí ìyàn bá dọ́gbọ́n jù bẹ́ẹ̀ lọ, bọ́nà wọn bá lọ́wọ́ sí yóò sọ́ ti gbẹ̀yìn ní. Tẹ́rí tálíkà tọ́ mọ̀nà ọ̀dọ̀ olówó ọ̀sẹ́mi rẹ̀ lọ́dọ̀ ọlọ́run, ẹ̀mí rẹ̀ ti wà lọ́dọ̀ àwọn ológun, àwọn amáyàn lẹ̀ yìí, tálíkà tí ọmọ bí kan jọ̀dọ̀ ọlọ́run lọ òun tàn pọ̀lọ́ pé ọ̀dá bí tálíkà yìí wá lọ lé olówó táwọn bá fún ní búrẹ́dì tán fún ní chicken tán ti gbogbo ẹ̀ wọ́n wà kí góòlù wọnú ẹ̀ àwọn retí pé yóò dolówó yóò dolówó yóò dolówó nígbà ọlọ́run pé lólówó bó bá ti wá gba búrẹ́dì nì yóò ni wọ́n gbé fún ẹ̀ ìlú lọ́ta yóò wà owó yóò ara búrẹ́dì lówó pọ́kú yóò wà gba owó láì mà wípé góòsì oníye tí ń bẹ nínú ẹmà owó tí ọlọ́run ó dẹ̀ jòkó sí lẹ́mi bẹ́ẹ̀ ọba tí ló la yóò tún lọ ọtọ́sẹ̀ kan yóò tún lọ ọtọ́sẹ̀ ọwá sí bẹ́ẹ̀ sí títí jà olówó á pè níjọ́ kan pé ìwà arákùnrin yìí níjọ́ tó jí ń wá yìí ó tà ń fún ọkọ̀ hàn lára rẹ̀ ó lẹ̀ fún olówó ó lè

bẹ́ẹ̀ bá ti dára pẹ̀lú àwọn olówó àwọn ọmọ gajì ẹmà olù ẹmà gbẹ́rí o a ní àyí pẹ̀lú ọlọ́mọ yẹ tẹwà kẹrẹ alẹ́láàyé àwọ̀ àṣò bísmìláì ara mani ẹkúnú àràhìmìkún gbogbo ń dáa Gbogbo ohun tá ò fẹ́ kó o ṣe fún wa dákọ̀ máa ṣe ṣe. Àmì bí sí mi láì kàdá. Ará ọmọ ní fúnnà ọ̀rọ̀ yìí mi kan. Gbogbo ohun tá ò fẹ́ kó o ṣe fún wa ọlọ́run dákùn ṣe. Gbogbo ohun tá ò fẹ́ kó o ṣe fún wa dákùn máa ṣe ṣe.

Títí tàwọn kan ní ọ̀gbá gbígbé òun. Èyí náà láti mọ̀ pé, ah, ọlọ́run ní ìṣẹ́ àwakọ́. Ọ̀rùn yìí, yọ́kàn jíjọ́ kan ọ̀fẹ́ yìí ni ọba nígbà yìí. Ẹ ọlọ́run sí ìpele yìí. Bísmìláì ní ṣe ń ṣe. Àràhàmánì yẹ̀kúnù. a fẹ́ kó ṣe tí èsì ìṣeun náà, àràhàmánì ó sì ó jìnà lójú wa ní. Àràhìmì, tọ́bátọ̀lá ó kọ àfáà sí yóò pè wánù lálìkìámọ̀ fi jálìkìámọ̀ ara yìí mi lọ́la táà ní símọ́ táwọn ọmọ ọmọ bẹ láwọn náà fi rí nǹkan dé bísmìlá ìdìbò nǹkan tán lákàdínà lákàdí gbogbo àwọn nábì ọlọ́run ẹjá sàbọ́ kàdínlógún fún àwọn ọmọ àbára èmì wọ́n yọ wọ́n jó wọ́n ṣe báyìí bàbá wọn inú àbá wọn náà ń dùn ah, àti yọrí iṣẹ́ ní inú jẹ náà ń dùn pútọ̀ wàhálà mi ò ní gbé ẹ̀yin tí a mọ̀ sí àlejò wàhálà yóò ní gbé ẹ̀yin àbá wa láti àbá wa àti gbogbo àwọn afá ti lásọ́rọ̀kì àbí azọ́rọ̀kì àwọn àgbànú ni ọlọ́mdákun mọ́jọ́rọ̀ yán dàrú bàbá wa láti lọ ọlọ́ mọ́jọ́rọ̀ yán dàrú ọlọ́wọ́lá gbogbo iná mọ́jọ́rọ̀ gbogbo بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم Bismillahir Rahmanir Rahim. Ọlọ́run ọlá ìfẹ́ fún pàtí ètò ọyọ́dún ní. Bismillahir Rahmanir Rahim. Àìsí ọgbà àjọ́ ìjẹta fára ìjọlọ́mọ́lá. Bismillahir Rahmanir Rahim. Yọ́ pọ̀lé sí ẹ̀kọ́ lè kí ó kọ́ mọ́sá الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم Ọlọ́mọ́jẹ́ ó dàrú, ọlá bísmìlá, máṣá Allah. لا يسوق الخير إلا الله بسم الله ما شاء الله لا يترك السوء إلا الله بسم الله ما شاء الله ما كان من نعمة فمن الله بسم الله ما شاء الله لا حول ولا قوة إلا بالله بسم الله ما شاء الله لا قوة إلا بالله بسم الله بابنا تبارك هيتاننا سياسي سكنا ساهي اذكي كفايتنا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 Àwọn bàbá ayédé. Àwọn bàbá ayédé. Àwọn náà fẹ́ ṣe mọ́lìdì ní Ìbàdàn. Àwọn náà fẹ́ ṣe mọ́lìdì ní Ìbàdàn lálẹ́ yìí lọ́jọ́ sátidé yìí mọ́júmọ́ sunday bàbá wọn jẹ́ fún wa ọlọ́mọ́sàjú orí sí rọrùn gbogbo ẹni dáwọ́ lè nǹkan rí lọ́nà ọjọ́ ṣeṣe bàbá wọn ṣàdúà bàbá ìṣẹ́ àkànà ṣàdúà tọ́bá ti tán àwọn ọjọ́ bá ṣàdúà ṣe

رفع Gbogbo ń táà fẹ́ kó ṣe fún wa dákùn máa ṣe ṣe. Ìbí bàbá ní ọba àgbàtà ní àbájú kùdùn àti ọgbà ẹ̀yọ́kù rẹ̀

ọgbọ́ láàfẹ́ kó òjẹ́ bọ́ láàbọ̀ rájẹ̀dẹ̀ Ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ ọgbẹ̀rọ̀gbẹ̀ ọmọ ọjọ́ mọ́ àlàáfún ní ọjọ́ àpùlẹ́gbẹ̀rọ̀

Thank you. Bẹ́ẹ̀ ṣe fún àdájọ́ máa ṣe ṣe àlà nínú ìlàyíká ẹ̀dá. Ará mẹ́rin ẹkùn lọ, ààrẹ ìrìnkùn. Ọmọ dáadé kò ṣe fún àwọn lọ́dà kò ṣe gbogbo dáadé kò ṣe fún àdáàbò máa ṣe gbogbo ilé ìlà ìkàdá. Àwọn ìyẹ̀ fún ààrẹ yìí nìkan. Gbogbo dáadé kò ṣe fún àwọn lọ́dà kò ṣe Gbogbo ń ta àgbẹ́kùn òṣè fún wa dáàbò máa ṣe ṣe aláàbí sí ìlà ìkáná. Ara mọ́ni ẹkú ló, ara ilé pọ̀. Gbogbo ń ta àgbẹ́kùn òṣè fún wa dáàbò ṣe. Gbogbo ń ta àgbẹ́kùn òṣè fún wa dáàbò máa ṣe ṣe.